on top Sundays like this, ní àwọn Sunday kẹta nínú oṣù bí eléyìí. we dedicated to the home. a ti fi jù fún àwọn ìdílé. so today torí náà lónìí we are going to look at the topic. àwọn máa gbé àkórí kan yẹ̀wò. which I want you to listen to very carefully. èyí tí mo fẹ́ fi ẹ tẹ́tí sílẹ̀. before we begin to answer the question. kó tó di pé a bẹ̀rẹ̀ sí dáhùn àwọn ìbéèrè náà. it is called marriage criminal òun náà la ní àwọn ọ̀daràn ìgbéyàwó marriage criminal àwọn ọ̀daràn ìgbéyàwó is good for you to listen carefully ohun tó dání tí ẹ bá tẹ́sí pẹ̀lẹ́ jẹ́ there are three deep examples in the bible àwọn àpẹẹrẹ mẹ́ta tó jinlẹ̀ ló wà ní inú bíbélì of men who were chronic marriage criminals. nípa àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n jẹ́ ọ̀daràn gidigidi nípa ìgbéyàwó the people who sometimes claim they are reading the Bible. Àwọn mìíràn tí wọ́n gbà pé wọ́n máa ń sọ pé wọ́n máa ń ka Bíbélì. They are not reading it well. Wọn ò kà When you pick those take three of those people out. Tẹ bá yọ ọ̀rọ̀ àwọn mẹ́ta wọ̀nyí síta. And you see the fabric of heaven. Tẹ wá wo ohun tí àṣẹ ọ̀run nípa rẹ̀ yẹ. Chronic acidic fabric of heaven. Àwọn àṣẹ àti ìdájọ́ ọ̀run tó le koko tó sì lóró nínú. It should make you tremble. Àjẹkẹ̀ wárìrì. But people just read it and read it and forget it. Ṣùgbọ́n àwọn èèyàn kò kà lóòrè pé wọ́n á sì gbàgbé nípa rẹ̀ ni. The first person ẹnì kìíní is in Genesis chapter twelve ó wà nínú ìwé Genesis orí ìkejìlá Genesis chapter twelve ìwé Genesis orí ìkejìlá read from verse ten wọ́n máa kà láti ẹsẹ̀ kẹwàá rẹ̀ the first verse ẹnì kìíní of the three just three examples wọ́n lè fẹ́ nínú àwọn àpẹẹrẹ mẹ́ta àti afẹ́tọ́ka sí i Genesis verse 10. And there was a famine in the land. In your sì mú ní ilẹ̀ náà. Abraham went down to Egypt to sojourn there. Abraham ti sọ̀kalẹ̀ sí to láti fi àsìkò níbẹ̀. For the famine was grievous in the land. Nítorí tí èèyàn náà mú gidigidi ní ilẹ̀ náà. And it came to pass when he was come near unto Egypt. Ó sì ṣe nípa tó kù sí bẹ̀dẹ̀ láti ṣe wọ. He said unto Sarah is right. Òwe fún Sarah I, rẹ̀ Behold now. Kí èsì ìnísìsiyìí. I know that thou art a fair woman to look upon. Èmi mọ̀ pé arẹwò obìnrin láti wò ní ìwọ. so Sarah was a very very beautiful woman. ní bàbá yìí Sarah ó ṣe èèyàn tó rẹwà gidigidi. therefore it had come to pass. nítorí náà yóò sì ṣe. when the Egyptians see thee. nígbà tí àwọn ará Egypt dàbí dàbí yọ. this is his wife. wọ́n wí pé aya rẹ̀ ni èyí. and they will kill me. wọ́n ó sì pa mí. they will save thee alive. ṣùgbọ́n wọ́n ó dá ọ sí. say I pray thee. ó bẹ́ẹ̀ ọ̀ that I was my sister. Wípé arábìnrin mi ni ìwọ ìsìn láti may be well with me for thy sake. Ló lè rọ mi lọ́rùn nítorí rẹ̀. Àmàlí ìsàlẹ̀ because of thee. Ọkàn mi yóò sì yè And it came to pass that when Abraham was come unto Egypt. Ó sì ṣe nígbà tí Abraham ṣe Egypt. The Egyptians beheld the woman that she was very fair. Àwọn ará Egypt wo obìnrin náà pé ara ẹ̀wẹ̀ ènìyàn bí níbi ìdílé ni. Also Pharaoh saw her. Àwọn ìjòyè Pharaoh pẹ̀lú rí i. And commended that before Pharaoh. Wọ́n sì ròyìn rẹ̀ níwájú Pharaoh. And the woman was taken into Pharaoh's house. A sì mú obìnrin náà lọ sí ilé Pharaoh. So Abraham automatically lost his wife. Torí náà lójú ẹsẹ̀ ni Abraham pàdánù ìyàwó rẹ̀. he feared ẹ̀rú rẹ̀ that they may kill him. Pé ó ṣe é ṣe kán pa òun. His fear that the wife may be killing. Ẹ̀rù tó ní pé wọ́n lè gba ìyàwó lọ́wọ́ òun has not come to pass. Ó ti wá ṣẹlẹ̀ e lórí báyìí verse 16. And he insisted Abraham well partake. Ó sì sì kẹ́ Abraham not nítorí rẹ̀. He had sheep and oxen and he asses and men servants and maid servants and she asses and camels. Ó sì ní àgùntàn àti akọ màálù àti akọ kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin. Because Abraham told the woman to say, You are my sister, don't say wife So pé abraham sọ fún obìnrin náà pé ó ń fi arábìnrin and these people did not even know that what they were telling them was not totally true. Ọwọ́ ènìyàn wọ̀nyí wọ̀ wá mọ̀ pé tí wọ́n sọ fún wọ̀nyí kì í ṣe òtítọ́. Then what was the verdict of heaven? Síwájú àṣẹ àti ìdájọ́. And the Lord plagued Pharaoh. Olúwa ti fi ìyọnú náà yọ ọ́nà. Great plague. Àti àwọn ará ilé rẹ̀ lé ẹnu. Because of Sarah Abraham's wife. Nítorí Sarah àyà Abraham. And Pharaoh called Abraham and said, Ara o sì pé Abraham bò ó bó tilẹ̀ nígbà kan have done unto me. Ewo yi èyí tí ìwọ ṣe sí mi. Why did thou not tell me that she was her wife? Èyí ṣe tí ìwọ kò fi wí fún mi pé aya rẹ̀ ni. Why say that is my sister? Èyí ṣe tí ìwọ fi wí pé arábìnrin mi So am I not taking her to me to to me to wife now? Therefore behold her wife, take her and go thy way. Bẹ́ẹ̀ni èmi ìbá fẹ́ ilé aya mi nísìnyí. wo aya rẹ mú kó o sì máa bá fẹ́ lọ. and Pharaoh commanded his men concerning him. pàdé fún àwọn and his wife and all that he had. wọ́n sì tì jáde lọ àti aya rẹ̀ àti gbogbo tí ó ní. that is example number one. àpẹẹrẹ kìíní lè he took another man's wife. ó mú ìyàwó ẹlòmíràn. heaven plagued ọ̀run wá ja ìyọnu. lé lórí. Not that Abraham prayed against them, it was automatic. Heaven had to plague those who do such a thing, so heaven plagued him. Kì í ṣe pé Adam ló gbà á lé àdúrà mọ́ ọ̀run fún ara rẹ̀ ló yọ ẹ̀yọ́ ni. Wàhálà ló gbélé e lórí. Listen very carefully. Ẹ wá farabalẹ̀ fẹ́ gbọ́ mi. The second example you find in Genesis chapter twenty. Àpẹẹrẹ kejìlá ò rí ìwé Genesis orí ogún. Genesis chapter twenty ìwé Genesis orí ogún. I read from verse one. Wọ́n máa kà láti ẹsẹ̀ kínní. Genesis 21. Ìwé And Abraham journeyed from thence towards the heart country. Abraham sì sí láti ibẹ̀ lọ sí And dwelt between Kadesh and Shur and sojourned in Gera. Ó sì jókòó ní agbede méjì Kadesh òun Súrì. And Abraham said of Sarah his wife. Abraham sì you ní Sarah aya rẹ̀. He my sister. Arábìnrin mi ni. And Abimelech king of Gera sent and took Sarah. Abimelech ọba Gerari sì ránṣẹ́ ó sì mú Sarah for the second time again. Fún ìgbà kejì báyìí been captured. wọ́n tún fọwọ́ mú Sarah, because of her beauty nítorí ẹwà rẹ̀ and because Abraham did not want them to kill him sacrifice àti nítorí pé Abraham kò fẹ́ kọ́ pa òun ó náà bìnrin òun ni. But God came to Abimelech in a dream by night. ìmọ̀lọ́run sọ Abimelech wá lé ojú rọ lé òru. and said to him ó sì rí fún un pé behold kíyèsí thou art but a dead man. òkú ni ìwọ. For the woman which thou hast taken. Nítorí obìnrin tí ìwọ mú ni. For the man's wife. Nítorí aya ọkùnrin kan ní í ṣe. But admin cannot come near her. The family lady kò súnmọ́. And he said, no, without also free righteous nation, hmm, oh, ó sì pé olúwa ìwọ oòrùn orílẹ̀-èdè olódodo pẹ̀lú. Tẹ́lí náà kò ní ìdàtí àjí. Ó kọ́ kò wá say I said is my brother. Òun obìnrin kíkà rẹ̀ sì wí pé arákùnrin mi ni. So in the integrity of my health and innocency, bí òtítọ́ ẹnu. Of my health have I done this? Bí òtítọ́ ẹnu àti aláìṣe ọwọ́ mi ni mo fi ṣe èyí. And God said, pay me the bill. Ọlọ́run sì wí fún mi lójú òrùn rẹ̀. I know that thou didst do this in the twenty of their heart. Bẹ́ẹ̀ni èmi mọ̀ pé ìwọ́n ṣe sọ èyí nínú inú rẹ̀. For I also will tell you from sinning against me. Nítorí ọ̀ni èmi ṣe é ṣe dá ọ dúró. Therefore suffered I did not to prosper. Nítorí náà ni èmi kò ṣe jẹ́ kí ìwọ kí o ọwọ́ kàn mọ́. Àbí if you have slept with woman his problem will be worse. Ìyẹn ni bóyá kó ti ní àṣepọ̀ pẹ̀lú obìnrin yìí ni. Wàhálà rẹ̀ akọ́pẹ̀lẹ̀ ṣe. Because I did that to you so that's why I prevented you from sleeping with her. Òṣèlú ṣe bọ̀ ipò aláìṣẹ̀ ni a dead man. Wọ́n síbẹ̀ òkú ni ìwọ. Ẹ gbọ́ fọkàn àbá. O kàn ń rìn You are dead. O ti kú, o ti dòkú. You can see again. Ẹ tí wọ́n lè rí báyìí. The verdict of heaven. Àwọn ìdájọ́ ti ọ̀run. Terrible verdict. Àwọn ìdájọ́ tó le koko. Terrible terrible verdict. Àwọn ìdájọ́ àwọn àṣẹ tó le koko. Ó ní nítorí náà. Restore the man's wife mú ayọ ọkùnrin náà padà fọ yẹn. the prophet wòlíì lè rí. and he shall pray for thee. òun á sì gbàdúrà fún ọ. and thou shall live. ìwọ sì yè. if thou restore her not. bí wọn kò bá sì mú un. know that thou shalt surely die. bí wọn mọ̀ pé kíkú ìwọ. thou and all that are thine. ìwọ àti gbogbo ẹni tí ó jẹ́ tìrẹ àtàlù seventeen. Abraham prayed unto God. Abraham ti gbàdúrà sí and God healed Abimelech and his wife. ọlọ́run ti mú Abimelech méjì àbàdá àti aya rẹ̀ àti àwọn for the Lord has passed close up all the wombs of the house of Abimelech. Nítorí Olúwa ti sé inú àwọn ará ilé Abimelech because of mm-hmm. Sarah Abraham's wife. Nítorí Sarah ti ṣe abẹ Abraham the womb of men servants men servants wife but everybody that work with the king. Ni o ṣe ni Olúwa bá ṣe inú gbogbo àwọn ọ̀dọ́bìnrin obìnrin tó ń bá Abraham ṣiṣẹ́ eh, Abimelech ṣiṣẹ́. That's the second story. Ìyẹn ni ìtàn kejì. That's the third one. Ìkẹta tún wà second Samuel. Samuel kejì. samuel samuel kejì. chapter twelve orí ìkejìlá. I read from verse seven. Wọ́n kàn láti ẹsẹ̀ keje. This is David. That should mean Second Samuel 12, ìwé Samuel kejì. And Nathan said to David, Nathan sì fún Dáfídì pé, Thou art a man. Ìwọ lé ọkùnrin náà. Ṣé ni Lord God of Israel? Báyìí ni olúwo ọlọ́run Israel And Nathan be king over Israel. Èmi fi ọjọ́ ọba lórí Israel. And I deliver thee out of the hand of Saul. Èmi sì gbà ọ́ lọ́wọ́ Saul. And I gave thee thy master's house. Èmi sì fi ilé olúwa rẹ fún And the master's wife unto thy bosom. Àti àwọn obìnrin olúwa rẹ̀. And yet in the house of Israel of Judah. Èmi sì ti ìdílé àti Judah poor, and if that has been too little, if I should say pé èyí I will moreover have given unto thee such and such thing. Èmi bá sì fún ọ ní nǹkan báyìí àti báyìí. Wherefore, èéṣe "I thou despise the commandment of the Lord. Bí wọ́n fi kẹ́gàn ọ̀rọ̀ Olúwa. To do evil in his sight. Tí wọ́n fi ṣe nǹkan tí ó burú sí ojú rẹ̀. Thou and kill Uriah the Hittite. Àti tí wọ́n fi ṣe ìdàpá Uriah ara rẹ̀. And as taking his wife, you took his wife to be thy wife ìwọ mú obìnrin rẹ̀ láti fi ṣe obìnrin rẹ̀. àlàyé nínú di sábà fi sẹ́nu àmọ̀. ó sì ti sí ilẹ̀ àwọn amọ ará amọ́nìmọ̀. therefore nítorí náà the son shall never ìdà yóò from thy house. kúrò ní ilé rẹ títí láì the same kind of verdict for those who want to Genesis. Irúfẹ́ ìdájọ́ kan náà tá a ti rí nínú ìwé Genesis. Because that hast despised it. Nítorí pé ìwọ ti kẹ́gàn mi. And I taken the wife of Uriah the Hittite to be thy wife. Ìwọ ti gba aya Uriah láti jẹ́ aya rẹ̀. says the Lord. Báyìí ni Olúwa. Behold, I will raise up evil against the house of their own house. Kíyèsí èmi ò jẹ́ sí ibi tí ó ti dé sí ọ I will take thy wife before them wife and give them unto their neighbor. Èmi ò ti gba àwọn obìnrin rẹ lójú rẹ. And this is thy wife with thy wife in the sight of the sun. Òun ó ti bá àwọn ọmọbìnrin rẹ sùn níwájú òrùn ohun yìí. for that this is secretly. àti pé ìwọ ṣe nǹkan yìí ní ìkọ̀kọ̀. but I will do this thing before all Israel and before the sun. ṣùgbọ́n èmi ò ṣe nǹkan yìí níwájú gbogbo Ísírẹ́lì àti níwájú oòrùn. three examples. àwọn àpẹẹrẹ mẹ́ta. the first one èkíní. Pharaoh. Pharaoh. Abraham tó ń sẹ́dá tó sí wọ́n yà máa sísọ. Abraham sọ fún Sarah pé kó wú pé arábìnrin mi ni òun. He was afraid that the ungodly Egyptians would kill him because of his spiritual wife. Nítorí pé òun rò pé àwọn ará Egypt ò mọ wọ́n pa àwọn nítorí ìyàwó rẹ̀ tó rẹwà. And truly, Sarah was his sister. Nítòótọ́ arábìnrin Abraham ni Sarah ṣe. They were allowed to do that that time nígbà wọn jẹ́ kán ṣe orílẹ̀-èdè lè nígbà náà you can marry your sister. o lè fẹ́ tí ó jẹ́ arábìnrin rẹ̀. true true òtítọ́ ni. but Abraham should have not told the half truth he should have told them more that oh God this is my sister but now is my wife. Abraham ìbáti máa ń sọ òtítọ́ apá kan, ìbáti òtítọ́ tó wà níbẹ̀. Arábìnrin mi ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nísinsìnyí ìyàwó mi ni. So based on that half truth Pharaoh took her. Torí nítorí ààbò òtítọ́ yìí ni Pharaoh ṣe gbà But by taking her, he had broken a spiritual law. Ṣùgbọ́n nípa gbígbà yìí, ó ti fọ́ àbó ti rú òfin ti ẹ̀mí kan. Whether he was innocent or not, he would have to face the repercussion. Ó yẹ wá di aláìṣẹ̀ tàbí ó di ẹlẹ́ṣẹ̀, ó láti dojúkọ ràbọ̀ rẹ̀. and the repercussions were not only spiritual in nature but also physical as well. àwọn ràbọ̀ ràbọ̀ wọ̀nyí kì í wá ṣe nípa ti ẹ̀mí nìkan nípa ti ara wọn wà pẹ̀lú. the Lord plagued the house of Pharaoh because of Sarah Abraham's wife. Olúwa yọ ìdílé Pharaoh lẹ́nu nítorí ìyàwó Abraham. The plague only ceased. Àwọn ìyọnu wọ̀nyí wọ́n dúró when the object of controversy and transgression was removed and returned to the right owner. Nígbà tí ohun tó fa àríyànjiyàn àti wàhálà ẹ̀ amukúrò wọ́n ti fi lé ẹni tí ó tọ́ sí lọ́wọ́. A whole house suffer from plague because one man took another man's wife. Owó tí ń bí ìdílé ni wọ́n la ìyọnu kọjá nítorí pé ènìyàn kan ó gba ìyàwó ẹlòmíràn. He stole another man's wife. Ó jí ìyàwó ẹlòmíràn. Adimele too. Abimelech bákan náà. This is the second person. Èyí ṣe ẹnì kejì. Who did? He was very innocent. Òun tòótọ́ aláìmọ̀kan ló jẹ́. Lọ́sọ̀ dé Abimelech. Olùwàsùpẹ̀ Abimelech. You are dead man. Òkú ni ìwọ. Àbí Abimelech wọ̀ síbà láàyè. Ìyẹn pé Abimelech wà láyé. But as God as far as God was concerned, he was already a dead man. Ṣùgbọ́n nípa bọ́lọ̀ ń ṣe wò ó òkú ni. Just awaiting final execution. Ó kàn dúró kán wá gbẹ ẹ̀mí rẹ̀ pátápátá ni. God is telling me I know that you are innocent. Ọlọ́run fún ara ẹ sọ pé mo mọ̀ pé aláìmọ̀ kan ni ó. That doesn't say the repercussion will not fall upon you. Èlé yóò wá sọ pé ràbọ̀ràbọ̀ rẹ̀ ò lè dé bọ̀ and the man will have died. ọkùnrin náà ìbá ti kú. in the case of this Abimelech. nípa ọ̀rọ̀ Abimelech náà apart from the death sentence that was passed on him. yàtọ̀ sí ìdájọ́ ikú tí wọ́n jáde lórí. making all members of his household working corpses tó jẹ́ pé ó jẹ́ gbogbo àwọn ọmọ ìdílé rẹ̀ ló dàbí òkú tó rìn ní ìgboro. The Lord has made everybody from the queen down to the smallest slave girl to lose the power to conceive. Ọlọ́run fún ara rẹ̀ ó jẹ́ gbogbo wọn tó wà nínú ìdílé látòrí ẹ tó kéré jùlọ sí ẹ tó dàgbà jù wọ́n pàdánù agbára tí wọ́n fi fẹ́ra because he stole another man's wife. nítorí pé ó jí ìyàwó ẹlòmíràn. David stole another man's wife. Dáfídì ó jí ìyàwó ẹlòmíràn. and because of that the curse that was issued then is still running even as we speak. nítorí ìdí èyí èkúta gbẹ́kun nígbà náà ó sì ń ṣe títí ìsìn bá ti ń sọ̀rọ̀ yìí. there are plenty of marriage criminals. púpọ̀ ní àwọn ọ̀daràn ìgbéyàwó among the top ten of marriage criminals ní abáwo àwọn mẹ́wàá láàrin àwọn mẹ́wàá tó pọ̀ jù. top mẹ́wàá tó pọ̀ jù nínú àwọn ọ̀daràn pé àwọn. going to spend this money. mo lè máa mẹ́nu kan gbogbo mẹ́wàá wáyé lówùrọ̀ yìí. among the top ten. láàrin àwọn mẹ́wàá tó perégedé jù láàrin. the first group. àwọn ìsọ̀rí kìíní are those stolen wife or stolen husband. òun ni àwọn tó yẹ pé wọ́n ní ọkọ tí wọ́n jí tàbí aya tí wọ́n jí lọ́wọ́ stolen wife aya wọ́n jí ọkọ wọ́n jí. The case you are here. As the bar of the bank Benin, you are listening to me. for me, as a woman in your house. Obìnrin kan bẹ ní inú ilé rẹ̀. You are in a man's house. Ó wà ní ilé ọkùnrin kan. No doubt. Kò sí owó kò sí ìdáná. No engagement. Kò sí mọ̀mí-mọ̀. No marriage. Kò sí ìgbéyàwó. Mr. Man, arákùnrin yóò kì ó lè ní ọ a whole human being ó ti o ti odindi ènìyàn. no dowry o san owó ìdáná o san owó orí kò sí ìgbéyàwó and you are living there. ẹ̀sùn wa ń gbé bẹ̀ no certificate kò sí ìwé ẹ̀rí máa ń gbéyàwó kò sí ohunkóhun. the man is a thief. ọkùnrin náà olè ni the woman is a stolen wife. obìnrin yìí náà ìyàwó tí wọ́n jí ni stolen wife. ìyàwó tí wọ́n jí. you are here. ẹ̀ ń bẹ níbí báyìí you are cheating with or befriending a man or woman who is not your ordained wife, not your wife. Ẹ ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin tàbí obìnrin tàbí ọkùnrin àti obìnrin kan bá yín pé tí kìí ṣe ìyàwó tẹ fẹ́ ní lọ́kà. Twenty. O lè ní ọ́. You are using prophetic manipulation. Ẹ ń ṣe àyíká ìdá nípa ìṣesí wòlíì. Or money tàbí nípa ọ̀rọ̀ owó ní opposition tàbí nípa ọ̀rọ̀ ipò to win a woman's heart láti jèrè ọkàn obìnrin kan to win a man's heart tàbí pé kí ọkàn ọkùnrin kan lè fà lọ́dọ̀ ìmárètò tí o jẹ́ pé ẹ ò fẹ́ you are a spiritual ambit lover adigunjalè tiẹ̀ mí òun lè jẹ́ onídàtọ̀ weapon is money and gift ohun èlò ìjà nìkan ni owó àti ẹ̀bùn. all practicing boyfriends and girlfriends fall under the category I'm talking about now. Gbogbo àwọn ọ̀rẹ́ abánidẹ́sẹ̀ lọ́kùnrin àti lóbìnrin náà wà lábẹ́ ìsọ̀rí tí mò ń sọ nípa rẹ̀ nísìnyí. Yẹ yẹ ẹ ń bẹ níbí báyìí you did cut marriage I agree you did cut marriage. Ẹ lọ ṣe ìgbéyàwó gẹ́gẹ́ bí òfin ní ilé ẹjọ́. But no pastoral blessing. Ṣùgbọ́n kò sí ìbùkún àti ìsúre fún ọ̀dùnláàbò Christian. Ẹ sì ń sọ pé Christian ilé ẹjẹ́ rẹ̀ ti olè lẹ́yìn náà. Your wife is still solid. Ìyàwó rẹ̀ ohun tí wọ́n jí sí ni. Because we do respect. Torí tọwọ́ tọwọ́ there is no court kò sí ilé ẹjọ́ náà no mosque tàbí kò sí mọ́ṣáláṣí náà no religion kò sí ẹ̀sìn náà the authority tó ní àṣẹ to join two believers together. Láti so onígbàgbọ́ méjì papọ̀. The marriage of two believers is not a marriage until a man stands as a priest of God before them and blesses them and makes them to make a child ìgbéyàwó àwọn onígbàgbọ́ méjì kò tí dúró kò tí fó òfin mu ọ títí di ìgbà tí ọkùnrin ó dúró déwájú wọn gẹ́gẹ́ bí àlùfáà tàbí olùfẹ́ àgùntàn ọlọ́run tí ó súre fún àwọn méjì. ṣé ìpínlẹ̀ ìjọ bí scott mary. èyí tó bá yẹ pẹ́ẹ́sì lọ sílé ẹjọ́. no pastoral blessing. kò sí ìsúre fún ti olùfẹ́ àgùntàn. no but this stood as a priest of God to bless you. kò sí ẹni náà tó dúró níwájú gẹ́gẹ́ bí àlùfáà ọlọ́run láti súre fún yín. you are the only one. ó àyà tí wọ́n jí mi and your husband too bákan náà sì dọ́gbà ló ti tì ọ̀pọ̀ náà adigunjalè ni. And this is a serious problem. Ìṣòro ńlá kan lè rí some marriages having issues. Nípa nípa ìdí rẹ̀ sí àwọn ìgbéyàwó bí náà. You did not receive that pastoral blessing. Kò sí ìsúre sí ti àwọn olùjọ́ àgùntàn yìí. Ah, you said the time we got married. Uh, my father just just dash me to my husband like that. Ẹ lè wá sọ pé nígbà tá a ṣe ìgbéyàwó bàbá mi ló fi mí sí ó fi mí fún wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn ni. Now that they have dashed you. This is what is your story. you need to undash yourself ìwọ náà wá sí ibi láti to ara rẹ story, and come and see them in church and do collective marriage so they can now that blessing you miss pé ìbùkún náà tó tà ṣe nǹkan náà be pronounced upon you and it will affect those blessings will affect you and affect your children. Ṣé àwọn ìbùkún náà wá nípa lórí rẹ àti lórí àwọn ọmọ tó bá bí? All those marriages supervised by native doctors. Ó fún àwọn ìpéyàwó tó yẹ pé àwọn adáhùn ṣe tàbí àwọn aláwo náà ṣàkóso gbà rẹ̀. Ṣé yọ fún the oracle on the floor? Ọkàn da ọ̀pẹ̀lẹ̀ sílẹ̀. Àwọn ọ̀dọ́ ọlọ́kùnrin ṣẹ̀dá sí. Ọ̀pẹ̀lẹ̀ lọ́pọ̀ òun nìyẹn. That's your back. Ọkọ rẹ nìyẹn. how you moved in. Bó ṣe wá wọ inú you stolen wife ìyàwó tí wọ́n jí ni ọ́ husband is a thief ọkọ wàyí o lè rí ẹ̀nàjà yìí tí ó gba ipá ẹ̀rí tó ní ọrọ̀ pàtàláyé tó ní ajílẹ̀ by witchcraft látọ̀dọ̀ àwọn agbára àjẹ́. when you are married tó bá ti ṣègbéyàwó you are not even married o ṣẹ̀ tí ìṣègbéyàwó or you are not married o jẹ́ tó lọ́kọ tàbá ya committing fornication and adultery of the heart against the opposite sex. Òwà òwà panṣágà tàbí àgbèrè inú ọkàn lòdì sí ẹni tó jẹ́ ọkùnrin tàbí obìnrin. You fall under that category. Inú ìsọ̀rí yìí ìwọ náà wà. You are married. Ó ti You are now engaging in marital unfaithfulness. Nísìnyí wá ń ṣe ìwà ètò tó lérí ìgbéyàwó. You are having extramarital affair. O ní ìbálòpọ̀ lóde ìgbéyàwó rẹ. All forms of adultery fall under the category of holy wife and holy husband. Gbogbo àwọn iṣẹ́ àgbèrè wọ̀nyí lábẹ́ ìsọ̀rí olè olè nípa ìgbéyàwó ni wọ́n jẹ́. Writing love letters láti máa kọ lẹ́tà ìfẹ́. to person who they are not your spouse and you are writing àwọn tí kìí ṣe alábàágbé tàbí ayé òun ọkọ rẹ. you are sending romantic text messages to those who are not your not your wife not your husband. àwọn àtẹ̀jíṣẹ́ ìfẹ́ òun fi ránṣẹ́ sí ẹni tí kìí ṣe ọkọ rẹ tàbí kìí ṣe aya rẹ. let me officially announce for you this morning that heaven takes you as a gift kí wá sọ fún gbangba lóhùn rẹ̀ pé ọ̀run rí ọ gẹ́gẹ́ bí ọlọ́ṣà. all forms of polygamy gbogbo ìṣe ìkóbìnrin jọ is massive sin olè jíjà tó gbórin ni you stone you you stone maybe you even pay that if anybody. bólú ti ẹ̀sán owó orí ẹnikẹ́ni ní ọ̀rọ̀ this was number one. omúyàwó kìíní after that was number one all other wives are stolen wives. lẹ́yìn ìyàwó kìíní yìí àwọn obìnrin tó kù ní ìyàwó rẹ̀ yìí olùyàwó tí wọ́n jí ni wọ́n stolen òdì wọn ni and this is why a lot of marriages a lot of children are having issues. Bí ìrẹ̀yẹ tí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó fi ní ọ̀ràn tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti ní wàhálà lọ́wọ́. Because the foundation under which they were born is wrong. Kò pé ìpìlẹ̀ lábẹ́ ìfi àbí wọn sí ìtúlòdì ni. And once there is no proper marriage. Ní kété tí o bá sí ìgbéyàwó tó tọ́ tó pọ̀ náà. And you have children in that marriage. Ẹ wá bí àwọn ọmọ sí ilé ìgbéyàwó yìí. Maybe you don't know. Bóyá ò As far as the Bible is concerned. Ní wọ́n gbà sí ilé ìgbéyàwó bastard àwọn ọmọ wọ̀nyí ọmọ àlè ni wọ́n. That, that is somebody. It's not my stand. Oh, ti bíbélì sọ ni kí I'm not saying my opinion. That's the stand of scripture. Mi ò sọ pé I want to talk. ìtọ́kasí bíbélì mi lè yí. Ambassadors are not allowed into the generation of faith for ten generations. Why? Not allowed into the house of faith ten generations. Ah, this àlè àti ìgbà mean. sí àárín àpòlé ìgbàgbọ́ fún ìran mẹ́wàá. So don't be surprised if the children you give back to under that your bastardized marriage are behaving like bastards now and they don't want to serve the Lord, they don't want to go to church, they don't solution to Jesus, they don't read the Bible. Remember, ẹ kó yẹ ẹ tó bá yẹ kó ọmọ tẹ bí lábẹ́ ìgbéyàwó tí wọ́n di ọmọ àlè tó bá ń wà sí ọmọ àlè wọn ò fẹ́ sin ọlọ́run wọn ò fẹ́ wá sílé ọlọ́run wọn ò fẹ́ sin ohun tó tọ́ wọn ò fẹ́ sin ohun tó tọ̀nà ẹ má yẹ kó yà yín lẹ́nu. it is because of the foundation you give to them. nítorí ìpìlẹ̀ fẹ́ pín wọn sí mi which is not too late to correct. kò wá sí ìpẹ́ jù láti ṣe àtúnṣe rẹ̀. this is why one of the terrible arrows the devil fired against the black man is polygamy ìdí rẹ̀ yẹ pé ọ̀kan nínú àwọn ọfà tó burú jù tí ọ̀tá máa ń ta sí àwọn ìgbéyàwó òun ni ọfà ti ìgbéyàwó. the wives begin to compete. àwọn ìgbé àwọn ìyàwó wọn bẹ̀rẹ̀ sí figagbága. they begin to attack other guys the other white children. wọ́n á bẹ̀rẹ̀ sí gbógun ti àwọn ọmọ orogún wọn. it's a war zone agbègbè ogun jíjà ni agbègbè ogun jíjà ni war zone agbègbè ogun jíjà ni. as a sister arábìnrin kan wà We are about to pray prayer now. A fẹ́ gba àdúrà kan As a sister. Arábìnrin kan bẹ̀. She came from this polygamous home. Láti ìdílé olórogún yìí ni You see, what The mother was his sixth wife. Ìyàwó rẹ̀ ní màmá rẹ̀ ní The man had seven or eight wives. Ọkùnrin ìyàwó bíi méje sí mẹ́jọ ló ní. And about two or three concubines. Àti and àlè made sí mẹ́ta. all the concubine people. Gbogbo àwọn alálè ọ̀rọ̀ alálèdè yìí. Those ones are people who are dead on arrival. Àwọn yẹn gan wọ́n ti kú ní So she became born again. nípa báyìí ó wá di àtúndí. this sister. ní arábìnrin yìí. from the sixth one. tó wá láti ọ̀dọ̀ ìyàwó kẹfà. every time in that family no one went beyond secondary school. gbogbo àwọn tí ọmọ tó wà nínú ìgbéyàwó èkó ṣe ẹni tó kàjù mẹ́wàá lọ. family nínú ẹbí yìí. nobody ever did proper marriage. all of them were just getting pregnant and leaving the place. kò sí ẹnikẹ́ni tó ṣe ìgbéyàwó tó tún láàrin wọn. ó pọ́n lórí wọ́n sì sílé bàbá wọn sílẹ̀. so this sister arábìnrin yìí. was the first person that polygamous home to get a university degree. òun ni ọmọ kìíní nínú ìdílé tó lọ sí ilé ẹ̀kọ́ gíga tá à ń pè fáǹkì tó sì gba ìwé ẹ̀rí jáde. by force all the women all the seven wives put on uniform to come and decorate at, graduation they took picture with her with dirty bitter heart bí ẹni pé wọ́n fi ipá mú wọn ni wọ́n ṣàwọ́ra wọn lọ wọ́n lọ síbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè rẹ̀ pẹ̀lú ọkùnrin tó ní ó ràn mí níbẹ̀. but it was a fake man. ṣùgbọ́n ẹ̀rín ẹlẹ́yà ni I'm praying for somebody here. mo gba fún ẹnìkan níyì. all those who are smiling take smile at me. gbogbo àwọn tí wọ́n rẹ́rìn ayé tèrú sí ọ. I'm firing you behind your back. wọ́n ti ń sọ fà lẹ́yìn. may heaven is great them the name of the Lord. ó tóó dùn wọ́n ní orúkọ Jésù. ọ̀sán fake smile gbogbo wọn ẹ̀rí tán ní ẹ̀yìn ayédèrú ni. after some time she found her husband. nígbà tó yá òrò kò and she got married. ó sì gbéyàwó. they did it properly. Wọ́n ṣe time in that family that the family came to a wedding reception. Wọ́n ṣe bó ti tó àti bó ti yẹ. Ìgbà kìíní rèé ṣe èèyàn kan ṣe ìgbéyàwó tó tọ̀nà. Èdè ìwádìí sọ́mú wá ṣàjẹ́. Bẹ́ẹ̀ àwọn ìyàwó méjèèjì wọn wà níbẹ̀. They took uniform. Wọ́n tún dáṣẹ ẹbí. Ọdún sọ fún yàrá sí taking uniform there may heaven have mercy. Ẹ̀yẹ kẹ́sì ń dáṣẹ ẹbí níbí báyìí. Kọ́lọ́run kó ṣàánú fún yín ni. They took uniform. Gbogbo wọn bá tún dá aṣọ they were dancing bẹ́ẹ̀ ni wọ́n sì ń jó at the reception ní ibi tí wọ́n ti ń ṣe àríyá ìgbéyàwó. wife number one ìyàwó kìíní took money ó mú owó was dancing at the front of the sister. bẹ́ẹ̀ ló ń jó ló pàṣẹ níwájú ìyàwó money on her head. ó sì ń lẹ owó lé e lórí. but as he was taking the money. ó sì ń lẹ owó síwájú orí rẹ̀. say you this girl. pé ìwọ dọ́kùnrin you don't know anything. ó mọ kọ́kọ́ o you ìwọ you got degree. ó gba ìwé ẹ̀rí. we are allowed to be. àgbà kò ṣe. now nísìnyí gẹ́gẹ́ bí màá ti fún tìdí mọ́nà dàrí àkọ́kọ́. ẹ̀kọ́ ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń lẹ̀ lówó lórí. àná nísìnyí yìí sin ìwọ gẹ́gẹ́ màá rẹ̀. o tún ṣe gbéyàwó. gẹ́tọ́ jẹ́ka máa wò. how you get pregnant. o ti lóyún. awo how you had children. o ti rọ ọmọ bí. gẹ́tọ́ ká máa wò. and she dance with me. bẹ́ẹ̀ ló tún jókòó kẹ́ ló tún kúrò níbẹ̀. was like a joke ọ̀dájú ọ̀rọ̀ àwàdà. beginning from that first month of marriage. bẹ̀rẹ̀ láti oṣù kìíní tí wọ́n ṣe ìgbéyàwó yìí. the menstruation of a thirty-one a thirty-three year old girl ceased. nǹkan oṣù obìnrin tó jẹ́ ọmọdún méjìlélọ́gbọ̀n ó dẹ́kun kò wá mọ́ at thirty-one years nígbà tó pé ọmọdún mọ́kànlélọ́gbọ̀n. she didn't come to mountain of sun till she was forty-two. kò sì wá wá sórí òkè náà ṣe ìyàtúntò tó fi ọmọ méjìlélógún. eleven years no menstruation. fún ọdún mọ́kànlá kò rí fún gẹ́gẹ́ bí ìfi obìnrin. he came to this my office crying. ó wá sí ọ́fíìsì mi ní ìlú ẹ̀jẹ̀ fún ni. ó tojọ́ ó sọ as I look at her with compassion. bẹ́ẹ̀ lèmi náà sì wò ó tàánú tàánú. kept crying. ó bẹ̀rẹ̀ sí sọ fún. I did it. there is no period. a common period mi ò rí. mi ò rí. there is no period. I can't find period. kò nǹkan oṣù mi ò rí. and I ask that question. wọ́n á bí léèrè ìbéèrè kan. are you looking for a period or you are looking for a baby? ṣé nǹkan oṣù rẹ ló ń wá tàbí ọmọ ló ń wá? baby, baby, the Lord without the menstruation answer that prayer. Bí Olúwa ṣe dáhùn àdúrà rẹ̀ láìsí kó ṣe ìfòsí. I'm praying for somebody here. Mo gba àdúrà fún ẹnìkan ní Every polygamous witchcraft. Gbogbo àjẹ ìdílé olórogún. Àbá lè jẹ́ ìsọ̀ láìsọ̀ bí kápá lè lé náà sí. Ṣé ayé rẹ̀ yóò ti fi orúkọ Jésù? Every gbogbo ìpèsè of disvagining a woman. láti já àbálẹ̀ obìnrin kan. who is not your wife or who you did not marry. tí kìí ṣe ìyàwó rẹ tàbí tó fẹ́ ní serious spiritual transactional covenant and the implication is terrible. Ìdúnàdúrà máa jẹ̀mú ti ẹ̀mí tó le gidi gan ni. Rábọ̀rábọ̀ rẹ̀ gan ó sì le koko. This is why some men can never make it to the die. Èdè rẹ̀ rẹ̀ sí àwọn ọkùnrin mi ò lè rí bá fi ṣe. Ọ̀rọ̀ lẹ́sẹ̀rì wọlé. Into divine mercy. Àfi tí wọ́n bá wọ ọ́nú àánú àti òkè ọ̀run wa. So the virgin person is who you know intend to marry is not a wife is is making you a thief torí náà jíjẹ́ àbálẹ obìnrin tí kì í ṣe ìyàwó rẹ dàtó láti fẹ́ ọ̀tọ̀ di olè ni ẹ̀jì olè ni ọ́ buying unexplainable present or gift to seduce a man or woman makes a thief. láti máa rẹ ẹ̀bùn ò lè ṣe àlàyé ìdí rẹ̀ fún ọkùnrin tàbí obìnrin láti pe àkíyèsí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó sọ ọ́ di olè nípa ìgbéyàwó. when you are surprising a woman or a man of the full love of their of their life, full partner then by your unholy interference the Nígbà tó o bá jẹ́ kí ọkùnrin tàbí obìnrin kan kó ní ìfẹ́ tó tọ́ tó tọ̀nà fún ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ ó ti sọ ọ́ di olè nígbà náà. You are raping a woman. You are thief. Òun fipá bá obìnrin lò pọ̀, o lè ní ọ̀. This is a serious matter. Pàtàkì lọ̀rọ̀ eléyìí. It's very serious matter. Pàtàkì ọ̀rọ̀ tó le koko sí. You impregnated a woman. O fún obìnrin kan lóyún. And you are denying that no. Bẹ́ẹ̀ ló ń sẹ́ pé rárá. Not you. Ìwọ kọ́ ló fún lóyún you are a thief olè ní ọ the greatest thief àwọn olè tó pọ̀ tó tóbi who marry unbelievers. òun ni àwọn tó fẹ́ àwọn aláìgbàgbọ́. because you have broken a record. nítorí pé o ti sọ àkọsílẹ̀ kan. you stole a wife from the devil. o jí ìyàwó látọ̀dọ̀ èṣù. you marry a widow. o fẹ́ opó. two months after her husband died. oṣù méjì lẹ́yìn tí fair to powerful o. two months oṣù méjì three months oṣù kẹta láti pọ́pọ́ bandai lẹ́yìn tí ọkọ rẹ̀ fi ní kú mari lè wúdò ló wá lọ fẹ́ ẹ láti ní òpó you are started before the mandai. ìtumọ̀ rẹ̀ nípa ẹ̀ tí ń all this unholy capture Christianity before marriage is stealing. Gbogbo fífi ọwọ́ mú àwọn aláfẹ́sọ́nà ṣáájú ìgbéyàwó yìí ọ̀nà ìgbéyàwó náà láti máa ṣe àjèjì pàṣẹ ìgbéyàwó yìí. All those things in foreign countries who are doing marriage for documents you are sick. Ẹ̀yin tẹ wà ní àwọn ìlú òkèèrè tí ẹ̀ ń ṣe ìgbéyàwó nítorí kẹ́ bá lè rí ìlú èyí gbé ìlú ó lè lé ẹ̀yin náà. All those preparing love charms to catch people they are Yes, see, they are men, they are women. Gbogbo àwọn tó ń ṣe oògùn ìfẹ́, wọ́n bá lè fún àwọn èèyàn sí àhámọ́ olè ni wọ́n lọ́kùnrin lóbìnrin. all foreign women are thieves. gbogbo obìnrin àjèjì olè ni àwọn náà. all the case of forced marriage there is sinning. gbogbo ọ̀rọ̀ nípa fífi ipá mẹ́yìn ọ̀fẹ́ ìyàwó tàbí fẹ́ ọkọ. olè ni wọ́n. all the pushing small small children to marriage is sinning gbogbo títí àwọn ọmọ kéékèèké gbọ́ ọ̀pọ̀ kọ́ lọ sínú ìgbéyàwó iṣẹ́ tí ó lé ní. I heard a story about, about a man forty-two marrying a ten-year-old girl. mo ka ìtàn kan nípa ọkùnrin kan tó jẹ́ ọmọdún mẹ́rìnlélógójì. ó wá ń fi ọmọdébìnrin ọmọdún mẹ́wàá níyàwó. the first night of the wedding. ní alẹ́ òru kìíní tí wọ́n ṣègbéyàwó. it completely Punctured and destroyed the womb of that girl. Pátápátá ló dá ilé ọmọ ọmọbìnrin ìlú. Ó sì pàjẹ́. And the girl bled to death. Ọmọ yìí ó sì sún ẹ̀jẹ̀ síbi ojú ikú ni. And if he, is now married somebody and this thing he will be left alone by heaven. No. Tó bá yẹ kó ti wá lọ fẹ́lò míì nísìnyí, ó wà lọ fọ̀rọ̀ àkàn kò dúkù lára rẹ̀ rárá. You had a woman waiting away for you, working hard, sponsoring your education. uh, they are looking after you, and then when you are not comfortable, you got a degree, you got everything, now you went to marry somebody else. You are a thief. Ó dín obìnrin kan tó jẹ́ ó ó ó tiraka nínú ẹ̀rù nínú òjò nítorí rẹ ó kẹ́kọ̀ọ́ gbọ́ yìí ó gbogbo rẹ̀ ní ìsọ̀rọ̀ ayé wa rọ̀ nísìnyí ó wá sọ pé òun obìnrin náà mọ̀ òun wọn. you were formerly a witch doctor. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àdáhùn ṣe ni ọ́. you were formerly a fake prophet. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wòlíì èké ni ọ́. you said you cured somebody they brought for prayer. o ní o ti wo èèyàn kan sàn tí wọ́n mú wá fún àdúrà. somebody they brought to you to cure. ẹni tó mú wá pé kó lè rí ìwòsàn. and you cure the person. lẹ́yìn tí ẹni yẹn wá ti rí now marry the person because you cure the person. o wá fẹ́ ẹni náà níyàwó nítorí pé wọ́n lo wòósàn. your chief olè ní ọ́ lọ from your van o sá kúrò ní ilé ọkọ rẹ sọ another man lọ sọ́dọ̀ ọkùnrin mìíràn the on the excuse of poverty pé kò lówó lọ́wọ́ ẹ̀sìn olè so the the out of the top ten of the marriage criminals torí náà láàárín àwọn ọ̀daràn ìgbéyàwó mẹ́wàá tó péré jùlọ tó ní one selling husband the top belief. Àwọn tó jí ọkọ tó jí ìyàwó àwọn náà wà lókè téńté nínú àwọn mẹ́wàá yìí. Madam Ayi Magba Shem, arábìnrin ojúkọ̀ àti ọbí just move like a, eh, a, eh, an area girl or somebody who has no value into a man's house, no dowry, no engagement, nothing, and you are there bearing children. Now that is a problem, you have no certificate. O kàn déédéé gbẹ́rù rẹ̀, o kò lọ sílé ọkùnrin kan, òun gbé bẹ̀, o bímọ títí wàhálà ti ṣẹlẹ̀ o jẹ̀ ní ìwé ẹ̀rí èyí ti gbéyàwó wàhálà tó wá sílẹ̀ nítorí wá ń ṣàkàfèrè. and since you just moved in. nítorí kò kàn déédéé kó lọ síbẹ̀ kò sí ìwé agreement kò sí kó wá dájú pé wọn sanwó orí. you were just a glorified girlfriend in that house on, although you have children and if the man decides to go and marry somebody else that, that's all you are gone. bó tilẹ̀ yẹ kó o ti bímọ fún ọkùnrin yìí òun ta lè pè ọ́ ní ọ̀rẹ́ abánidẹ́sì obìnrin ta kàn ṣe lógo ọkùnrin bá fún un pé òun lọ fẹ́lò mìíràn kò tọ́ bá fẹ́lò mìíràn kò sí ìfọ́lò tí ìṣe ti bẹ̀ jáde. So members of the marriage committee will be waiting here after the service. torí náà ìsọ̀rí àwọn ìgbìmọ̀ àwọn tó ń ṣe ètò ìgbéyàwó ó wà ní ìlẹ́yìn in case you want to correct your marriage. a sì bá mọ̀ tó bá fẹ́ ṣe àtúnṣe ìgbéyàwó rẹ̀. and if you want to correct that marriage tó bá wà fẹ́ ṣe àtúnṣe ìgbéyàwó you don't need to cook one grain of rice. Kóró ìrẹsì kan kò yẹ kó o ṣe You don't need to buy wedding garland unless you to buy. Kò di dandan pé kó o ìgbéyàwó ń wọ̀ ọ́ rà. You can even in short nika. Ó ti ẹ̀lẹ́ wọ ṣòkòtò pépé wá. Apá common correct níwọ̀n ìgbà tó bá kà wá láti ṣe àtúnṣe ìgbéyàwó rẹ̀. Bow down your head. Ẹsẹ̀ orin yín Begin to talk to the Lord. Ẹ bẹ̀rẹ̀ sí bá Olúwa Father, Baba, in any way where I've dissatisfied heaven, mi ọ̀nà yóò tí mo ti tẹ́ ọ̀run lọ́rùn. Repair me and correct me now. Fún mi ṣe kò sì fún mi In the name of Jesus. Ní orúkọ Jésù. Hospital Lord Jesus. Fúnra ara yín ẹ̀fọ́ olúwa sọ̀rọ̀ Amen. Amen. Now rise to your feet. Nísìnyí ẹ Last Sunday. Ní ọjọ́ Sunday tó kọjá. We began to look at preparation for revival. A bẹ̀rẹ̀ sí pé yẹ̀wò ìmúrasílẹ̀ fún ìsọjí. The psalmist says. We see no longer our time. Àwa kò we see no longer our time àwa kò rí àwọn àpẹẹrẹ mọ́ and that we should cry out for that revival. Àti pé a ń láti kígbe kankan fún ìsọjí yìí. Down down will revive me. Ṣé ìwọ kì bá tún sọ wájú? That that people may rejoice in me. Kí àwọn ènìyàn lè máa yọ̀ ní inú rẹ̀. Can you with a loud voice cry to the heavens now? Pẹ̀lú òun rárá ya kígbe sí ọ̀rọ̀. My father! Bàbá! Revive me by fire! In the name of Jesus. Open your mouth up. Cry to my Father. Ẹ̀yin la ẹ̀mí kẹ́kẹ́ of peace ìsọjí you. Jesus' mighty name we pray. It is another wonderful moment. A time for question and answer on our monthly Happy Home Family Forum. àkókò láti béèrè àti láti dáhùn àwọn ìbéèrè nínú ìpàdé mọ̀lẹ́bí tí ó láyọ̀. It is a moment where you tell it to Jesus. Ìgbà àti àkókò tá a sọ ẹ̀dùn ọkàn wa fún Jésù ni. I pray. Àdúrà wa ni that you will be blessed through it in the mighty name of Jesus. Your stolen marital territory will be recovered in the name of Jesus. And every agenda of the enemy to turn your marriage to battlefield shall be frustrated. Shall be frustrated. In Jesus' mighty name we pray. Lórúkọ Jésù yanu la gbàdúrà. Oh, we're going to few questions. A ó máa ka àwọn ìbéèrè díẹ̀ báyìí. But let me uh, remind you as usual that uh, we are happy to keep on receiving your uh, letters. We will appreciate if you can always uh, indicate your telephone number. It has helped us a great deal to respond to you outside this forum. Inú wa dùn bá ṣe ń rí àwọn ìwé ṣùgbọ́n yóò tẹ́ lọ́rùn yóò sì dùn nínú tẹ́ bá orúkọ yín àti nọ́mbà ẹ̀rọ alágbèéká yín sẹ́yìn ìwé tẹ́ ń kọ sí wa. Also you can take advantage of our electronic window that is mfm that is mfm happyhomeministry at gmail.com. ẹ tún lè fi ránṣẹ́ sí wa lórí ẹ̀rọ alátagbà wa pẹ̀lú nọ́mbà pẹ̀lú àdírẹ́sì wa níbẹ̀. Praise God. Hallelujah. Now, uh, the first question, um, just as I was coming now. Ìbéèrè àkọ́kọ́ bí mo ti ń bọ̀ báyìí. I think I need to quickly or the person was talking about uh, returning, there has been a common trend now. Okay, this is what he says. He said, Good morning, sir. Actually responding to uh, the ministration now. Good morning, sir. Please, where the dowry was paid to the bride's parents and was returned immediately, that was uh, that what they do now on dowry payments, that they don't they don't sell their What about your daughter, is it lawful? Or how do you go about this since it was the parents who responded it to the groom's family? Please, uh, wọ́n bẹ̀rẹ̀ ìbéèrè lórí ọ̀rọ̀ tí wọ́n ní lọ́sẹ̀ kan fún wa tán wípé bí nǹkan táwọn èèyàn máa ń ṣe báyìí tó máa ti sanwó orí lórí ìyàwó tí wọ́n bá fẹ́ àwọn òbí náà wọ́n ó wọ́n sì dáwọ́ orí náà padà wípé àwọn kò sa ọmọ wọn fún ọkọ náà ẹ jọ̀wọ́ nítorí pé àwọn òbí náà finú fẹ́dọ̀ kí wọ́n sì da owó orí padà kí ni ràbàràbà eléyìí lórí ìdílé náà. Uh, the fact that it's a common trend now does not make it acceptable. Nítorí pé ohun tó ń ṣẹlẹ̀ yìí láwùjọ kò ṣe ṣe pé ó jẹ́ ohun tó jẹ́ ìtẹ́wọ́gbà. It is not consistent. Kò ń ṣe tí yóò máa lọ déédéé. The biblical belief. Kò lọ déédéé kò sì dúró sọ̀kan pẹ̀lú ọ̀rọ̀ Bíbélì. The dowry has to be paid. So um, you are in a position to know what the Bible says, the scripture says, rather than what the trend is in the community now. So I will advise parents who are this affected in any marriage to find a way of ensuring that the dowry is paid because of a lot of things that our Father and the Lord has even explain this morning. Wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ òbí tí wọ́n ti ṣe léè ní ìyànjú kí wọ́n wá ọ̀nà láti gba owó orí yìí padà gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí wọn olúwa ti sọ fún wa lónìí. Yeah, another letter uh, is talking about, uh, it said, Good morning, Pastor. I waited uh, in this by the grace of God nine years ago. my problem is that my husband prays very loud. ìṣòro tí wọ́n ní ni pé ọkọ wa máa fi kanra gbàdúrà sí sóde nígbà tó máa ń gbàdúrà. to attract the attention of um, lion in the yard. láti lè máa jẹ́ kí àwọn kìnìún tó ń gbé ládùúgbò kí wọ́n lè gbọ́. they fought him severally. calling to order to see if he will change no way. Now they make jest of his prayer by repeating his prayer every day whenever he is uh, praying. Wọ́n á máa fi ṣe ẹ̀yẹ́, wọ́n á máa fi ṣe lọ́yà báyìí, wọ́n sì lè bàjà pàápàá kó tó lè dẹ́kun eléyìí. Wọ́n á máa fi ṣe ẹ̀yẹ́, wọ́n máa sọ àwọn kókó àdúrà tó máa ń gbà, wọ́n máa fi ṣe ẹ̀yẹ́, wọ́n máa fi ṣe ẹ̀rín rín. Yes, said, uh, I see always our door open in the dream uh, or vision, always see women uh, backing baby, walking away whenever I am praying with my husband wọ́n ń pa àwọn máa lójú àlá tàbí tó máa ń gbàdúrà pẹ̀lú ọkọ wọn àwọn máa ń rí àwọn obìnrin tó máa gbé ọmọ sẹ́yìn wọn sì máa jáde lọ láti inú ilé wọn. For nine years I tried to encourage my husband uh, for uh, us to pray in silence so that we will have our secret instead of let people know our secret through prayer. He Fún bí ọdún mẹ́sàn-án, wọ́n rọ ọkọ wọn pé kó máa gbàdúrà jẹ́jẹ́ láti máa sọ ìdọ́kọ̀ wọn fún Ọlọ́run. Kó má di àwọn tú àṣírí àwọn fún ọ̀tá, wọ́n kọ̀ jálẹ̀ wọn kò fẹ́ sí gbọ́ ara wọn. The other thing is saying that is uh, it's jobless, uh, it prays and uh, all he does is pray and shout to the compound. Nǹkan tí wọ́n sọ ni pé wọn kò níṣẹ́ lọ́wọ́ báyìí gbogbo kan tí wọ́n máa ń ṣe ni pé kó máa gbàdúrà kó máa pariwo sáwọn alábàágbé. Uh, what did he do? Kí ni kí a ṣe báyìí? Uh, definitely uh, it is uh, it is not the level of your prayer that brings results from God. Wíṣẹ́ bí ariwo àdúrà rẹ bá ti lọ sókè tó yóò mú èsì láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Your connection to heaven is not determined by physical limitation or otherwise. Àsopọ̀ rẹ pẹ̀lú ọ̀run kò ní ìdáàbò pẹ̀lú ohun tó yí ọ ká. But the tendency is that if you are praying Ṣùgbọ́n tí àfẹ́ pé tó bá ń gbàdúrà ológun nínú. The tendency for anybody in, in our ministry. Ní inú ní ilé ilé ìtọ̀rọ̀sẹ̀ wa yìí sẹ́nikẹ́ni bá ń gbàdúrà. Is to believe that uh, the more aggressive the better. A ní ìgbàgbọ́ pé tó bá ṣe kìkanra gbàdúrà sí tó bẹ́ẹ̀ ni yóò ṣe dára sí tó. There is nothing in that kò sí ohun tí kò sọ̀nà ní eléyìí. in congregational prayer you can be aggressive at least to subdue the distractive uh, spirit that is around. Nínú àdúrà ní ìjọ lè gbàdúrà lè kanra gbàdúrà láti lè jẹ gàba lórí agbára tí ìṣàkóso I think uh, my brother here. and his family To know that it is not the the the the the, the level. If you go to the Bible. Uh, for instance, the case of uh, Anna. The case of Elijah. Elijah. We were told that Elijah tucked his head in between his lap and was. A Elijah ó fi orí rẹ̀ sí ikán rẹ̀ méjèèjì. In case of Hannah, he was praying with his heart. He was showing her lips that were moving. Nípa tí Hannah ó ń gbàdúrà kẹ́lẹ́kẹ́lẹ́, èsì rẹ̀ nìkan She had a baby. Ó sì rí ọmọ So I will advise you that uh, uh, what is important is that if you refer to Psalm 18 seventeen. Àárọ̀ David said the Lord delivered him from his strong enemy. David lọ́pọ̀ ọlọ́run And from my enemy that hated me. For they are stronger than me. They are too strong for me. There are cases where you must appreciate that you are fighting an enemy that are too strong for you. Àwọn ipò kan wà tá a gbọ́dọ̀ mọ̀ dájú pé à ń bá àwọn ọ̀gá tó le jù wá lọ́jà. And in that case you cry to the Lord. Nígbà ìgbà wà pé sọ Ọlọ́run lọ. Not merely by noise. Kì í ṣe pé nípa ariwo. What we are saying is that there are some prayer. Nǹkan tí a sọ nípa àwọn àdúrà kan bẹ. That the enemy you recognize that the enemy is stronger than you. Ẹ wọ́n ètò ọ̀tá lágbára jù yín lọ. Your deliverance will be with the Lord Ìtúsílẹ̀ yín àtọ̀dọ̀ wá sí mi. Daniel is an example. Daniel àpẹẹrẹ bí ń ṣe. His enemy was they were too strong for him. Àwọn ọ̀tá rẹ̀ wọ́n lágbára jù lọ pàápàá nínú ọgbà wọn. A kò sọ́wọ́ àpapà kó pariwo gbàdúrà. But the Lord who knows how to fight the enemy that is stronger than you. Mọ́lọ́run tó mọ bí ó ti máa ń gbà gbẹ̀rẹ̀gbẹ̀ni nígbà lọ́wọ́ ọ̀gá tó lágbára jù ní lọ́wọ́ fà. Oh, I will encourage you. I will encourage you. Àwọn àárọ̀ yìí. To see us that. Eh, Happy Home Ministry. Bẹ́ẹ̀ni ẹ̀rù ní ọ́fíìsì ìbílẹ̀ láyọ̀ wa. And learn more from the secret of availing prayer. Ṣé ẹ̀sìn mọ bí ó ti máa gbàdúrà àti borí nínú àdúrà lọ́nà ìgbàgbọ́? It is not the noise that brings results. Kì í ṣe ariwo pípa ní òmùú. It is your heart that is righteous that brings results. Ọkàn yín ṣojú òdodo ni yóò mú èsì látọ̀dọ̀ Ọlọ́run wá fún yín. This uh, Muslim brother rightly. Arákùnrin tó jẹ́ Mùsùlùmí ló kọ́ ilé ìsìn wọ́n ti di Kìrìsìtẹ́nì báyìí he asked about three questions in a row. He said, I want you to put more light on this. Is it compulsory for a person to marry his or her tribe? Mo fẹ́ kí ẹ kan ìmọ́lẹ̀ ìpele ìjọ ṣe dandan fún èèyàn fẹ́ ọmọ No, no, no. Godly choice of partner. Ètò yíyan ẹni tó ènìyàn yóò fẹ́ nípasẹ̀ Ọlọ́run. It's not limited to tribe. Kò ní ṣe pẹ̀lú ọmọ ìlú rẹ̀. To colour or race. Àwọ̀ rẹ̀ tàbí irú ẹ̀yà tó jẹ́. There are some conditions though that you should not try to marry unbeliever. That's a different thing. Ó tilẹ̀ jẹ́ pé àwọn àmúyẹ kan wà pé ẹ kò gbọdọ̀ fẹ́ tí kì í ṣe onígbàgbọ́. But to say that uh, it has to be your right to marry. Mọ̀ láti máa sọ pé ó gbọ́dọ̀ jẹ́ ọmọ ìlú rẹ̀ bíbélì ò fọwọ́ ṣe eléyìí rárá. Amen. And if you, unless you want to rewrite Proverbs 18:22. Ìbá fẹ́ tú ìwé ìwé òwe oríṣi kejìdínlógún ẹsẹ̀ kejìdínlógún kan tó wípé. Whosoever you find. Ìgbà ẹnikẹ́ni tó bá Whosoever findeth the wise. Ẹnikẹ́ni tó bá rí àyàfẹ́. Findeth the good and the favour. Ó rí ojú rere, ó sì rí ìdùnnú Ọlọ́run. That scripture doesn't say that whosoever findeth the prize me. Ẹsẹ̀ bíbélì kò sẹ́pẹ́ ẹni tó bá fẹ́ ọmọ ìlú rẹ̀ tó bá rí. So the second thing is that what exact age man or woman your death will be sometimes here but uh, it will not stop coming. Èkejì ni pé ọmọ ọdún mélòó gan ló yẹ kéèyàn ṣe gbèrò àbótẹ̀lẹ́jẹ́ pàṣẹ mẹ́nu bẹ́ẹ̀ lè ṣùgbọ́n ó sì lè máa wá kálífà mẹ́nu bá sí. Legally is eighteen years nípa ti òfin onítàn gbọ́dọ̀ jẹ́ ọmọdún méjìdínlógún. by the law of the land that's what I nípa òfin ìlú wa yìí. but that does not make everybody who is eighteen a mature person for marriage. kò wá sọ pé gbogbo ẹni ti jẹ́ ọmọdún méjìdínlógún ó ti tójú bọ́ láti ṣègbéyàwó. you should try to build up emotionally and spiritually. èrò rẹ̀ àti nípa ti ẹ̀mí rẹ̀ ó ti gbọ́dọ̀ dàgbà so that you won't end up going into baby uh, partnership. Kó má lọ sí jíjẹ́ ọmọ ọwọ́ ní ìyàwó ilé tàbí ọkọ ilé. Number three, what should be the age gap between couples? No specific age. Tiwa ó gbọ́dọ̀ jẹ́ ọdún tó wà láàrin ọkọ àti aya kò sí ọmọdún ọmọ ojú orí kankan. Except that it is reasonable to ensure that each of you is physically fit àyàfi tó bá gbọ́gbọ́n mú pé ẹ̀yin méjèèjì ẹ ti dojú bọ́ ẹ ti dàgbà tó. to cope with the responsibility the burden of marriage. láti fàyà rán àwọn ẹrù ìgbéyàwó. that marriage demands. èyí tí ìgbéyàwó pè ohun tó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti dàgbà tó ti tọ́jú bọ́ dáradára. and the last what to do. he said sir I came all the way from Muslim background all of a sudden I find myself attending church and my family will disagree with me for attending church and all the rest of it. wọ́n sọ pé mùsùlùmí làwọn àwọn tí wàá rí ara wọn pé àwọn bẹ̀rẹ̀ sí ní wá sílé ìjọsìn bó tilẹ̀ jẹ́ pé àwọn ìdílé wọn wọ́n bá wọn jà nítorí pé wọ́n di kìrìtẹ́nì. what should I do sir. kí ni wọ́n lè ṣe. what you should do. is to kí wọ́n is to keep on praying. oníkẹ́ kí wọ́n tẹ̀síwájú àdúrà. intercede. kí wọ́n máa ṣèpẹ̀ until your parents are able to appreciate the strength and the benefit of your new status in Christ. Títí àwọn òbí yóò fi dámọ̀ èrèdí àti àwọn àǹfààní láti wà nínú Kristi. It is likely you are still under the care of your parents as you are writing now. Ó lè jẹ́ pẹ̀tù wà lábẹ́ ìtọ́jú àwọn òbí yín bẹ́ẹ̀ pẹ̀lú ìwé tí ẹ kọ yìí. That is the more reason why you should not be fussy about it. Ìdí nìyí tó fẹ́ pé ẹ kò gbọdọ̀ fi dandan ṣe. And if you are fervent in your prayer. Tẹ̀bá ti tẹ̀síwájú tẹ̀ gbọ́ná gidi nínú àdúrà yín. It is necessary. Ó jẹ́ ohun tí ó ṣe dandan for your prayer to attract the mercy of God. Fún àdúrà yín láti fàánú Ọlọ́run mọ́ra. And you will overcome. Ẹ ó sì di aṣẹ́gun. In Jesus name. Lórúkọ Jésù. And the, uh, the final question, the third question. Béèrè kẹta. I really need to, I need the family of the God to assist me as I am really depressed about the present issue of life. I am twenty-six, and I have been in a relationship for five years which was expected to lead to marriage, but something cannot explain or came up, and the whole thing is just a mess right now. ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ni wọ́n jẹ́ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń rọ ìjọ pé wọ́n gbàdúrà fún àwọn tí wà nínú ìbáṣepọ̀ kan fún ọdún márùn-ún wọn ò mọ tí wọn yóò ṣe nítorí pé ìbáṣepọ̀ yóò yẹ kó kàn kú sí ìgbéyàwó níbi kan kò rí bẹ́ẹ̀ rárá. my sister i can feel your pulse Mo lè rí ọ̀sẹ̀ ńlá kọjá, mo lè rí ìdààmú ọkàn yín. But your question throws out a lot of questions too. Ṣùgbọ́n ìbéèrè yín ó túmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè jáde ni. Eh, like eh, what are your, you know, what are the parameters for you to believe that that relationship was going to Kí ni òdì wọn yín láti fi dá yín lójú pé ìbáṣepọ̀ tẹ́ wà nínú rẹ̀ yóò kọ́kùn sí ìgbéyàwó? Are you prayerful enough for God to will? Ǹjẹ́ ẹ gbàdúrà takuntakun fún ìfẹ́ Ọlọ́run bí? To believe that the man is on the same page with you all along? Láti ní ìgbàgbọ́ pé ọkùnrin náà ó ní ìṣọ̀kan pẹ̀lú yín pẹ̀lú bóyá ẹgbẹ́ tí ń bá yín rìn. Are you sure you are not attracted by sentiment? Ṣé kìí ṣe pé èrò ọkàn yín nìkan Or sensual desire? Tàbí ìfẹ́kùfẹ́ ọkàn yín. And lastly, as both of you attempted to sow more into in friendship. Ẹ̀yin méjèèjì ara ti fún ara yín ní ẹ̀bùn tàbí ẹ gbájúmọ́ láti tọ́jú ara yín nínú ọ̀rẹ́. As you maintain the relationship on friendship basis. Ǹjẹ́ tí bára yín dọ̀rẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bọ̀bẹ́? Or all along you have been talking about this serious issue of marriage from the onset. Tàbí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ ìgbéyàwó àti sẹ́ni nìkan ni ẹ gbájúmọ́. What in your own opinion makes the relationship a messy deal now? Nǹkan tí èyí bá sọ nípa ọ̀rọ̀ ìgbéyàwó. All this and more. Eléyìí àti jù bẹ́ẹ̀ lọ. Are the reason why we will give priority to this if you see us you can get more information from you and you can be rightly guided to making the right choice that heaven will applaud you. It is well with you. Shout hallelujah. Ẹ hallelujah. I have um, three questions here. The first one says. I am an MSM member. My husband is a Baptist ọkọ is a kind of man that loves seeing women well dressed. and makeup. since we got married for close to eight years. Láti bí ọdún mẹ́jọ tí a ti ṣègbéyàwó báyìí. He didn't stop me from attending MFM. Kò dá mi dúró láti máa wá sórí òkè náà He loves our prayers. Ó fẹ́ràn àdúrà wa. But doesn't concur with our he loves of prayer but doesn't concur with our doctrine. ó fẹ́ràn àdúrà wa ṣùgbọ́n kò bá ìlànà bá ṣe ń ṣe kò tó kò fẹ́ yẹn. I tried to convince him so many ways but he he refused. gbogbo ọ̀nà ni mo gbà láti sọ fún ṣùgbọ́n kọ̀ jálẹ̀. in fact there was a time I stopped attachment hearing and makeup it caused a big problem in the house. pàápàá ó dé pele kan mo dẹ́kun àti máa lo yẹrí etí láti máa finú kún ṣùgbọ́n fa wàhálà gidi nílé wa. please what can I do? ẹ jọ̀wọ́ kí ló ń tí mo lè ṣe pàtó. by the special grace of God. nípa orí ọ̀sẹ̀ ọlọ́run. in mountain of fire miracles ministry. ní orí òkè náà ti tẹ̀ yanu. we don't break marriages. a kì í tú ilé ká. so our advice to our dear sister. ìmọ̀ràn tá máa gba olùsárábìnrin wa yìí. it is your responsibility to keep your home. ojúṣe tí ní láti pa ilé yín mọ́ you have to keep your home. Ẹni láti pa ilé yín mọ́. While at the same time you keep praying. Nígbà kan náà ẹ̀wẹ̀ ó máa gbàdúrà. For the Lord to touch the heart of your husband. Pé kí Olúwa fọwọ́ kan ọkàn ọkọ yín. If the Lord could help a sister in this family in this ministry. Tí Ọlọ́run bá lè ran obìnrin kan lọ́wọ́ nílé iṣẹ́ ìránṣẹ́ yìí. That she prays. Pé ó gbàdúrà. And a muslim husband. is now a pastor in MSN. the lord can do your own. second question. sir. I want to know if these prayers can be used in a polygamous situation. Mo fẹ́ mọ̀ bóyá a lè lo àdúrà yìí nídìílé tó ti ń kọ́ ayájọ́ a woman being the second wife and they are not living together. Obìnrin tó jẹ́ aya kejì tí wọ́n jọ gbé papọ̀. Um, we want to advise the writer of this question. A fẹ́ gba ẹni tó kọ ìwé yìí nímọ̀. If you are the second wife. Tó bá jẹ́ ìní aya There is no way those prayers would be useful to you. Kò sí bàtà náà ṣe lè wúlò fún yín. It is talking about those prayers given by our daddy in the Lord sharp prayers to, to secure your home. Wọ́n ń sọ nípa àwọn àdúrà tí bàbá ní olú akọ àwọn àdúrà tá a lè gbà láti lè fi tọ́jú ilé wa, dáàbòbò ilé wa. You are the second wife. Ẹ̀yin ní ayá kejì. So you are in a wrong position, in a wrong place. Ipò tí ó tọ̀nà lẹ́wà. There is no way those prayers will work for you. Kò sí bàbá náà ṣe lè fi tẹ́ fún. So the advice is. Ìmọ̀ràn náà ni pé. Sort out yourself as quickly as possible. Ẹyin ojú ara yín ní kíákíá bó ti sọ bó ti yẹ. Because you appear to be a stolen wife. Torí pé ó ti farahàn pé o lè ní ayatọ́ jí ni. Amen. Àní. The third question is this. Ìbéèrè kẹta nìyí. Number one question. Ìbéèrè àkọ́kọ́. Why is it that when the husband wrongs the wife, he will say want the wife to say sorry? tó bá tiẹ̀ tó bá lóní tó jẹ́ pé pàtẹ́lẹ́kọ̀ ọkọ ló ṣe àyájìfẹ́ tí aya yẹn tún ti sọ wípé ẹ jọ̀wọ́ o. My sister, you need to have peace in your home. Arábìnrin mi, ẹ láti ní àlàáfíà nínú ilé yìí. To go to Ephesians chapter five verse twenty-two. Sábà lọ sínú ìwé Bẹ́ẹ̀sì orí kan ẹsẹ̀ kejìlélógún. The Bible says. Bíbélì wípé. Wives must submit themselves to their husbands. Àwọn aya gbọ́dọ̀ máa jọ wá ara wọn. As unto the Lord. Gẹ́gẹ́ bíi ti Ọlọ́run. If you have to say sorry even when you are right tó bá tẹ̀ jẹ́ pé ká pé ẹ bẹ̀bẹ̀ pàápàá tó bá jẹ́ pé ẹ rọ́ṣẹ̀ kan tó tọ̀nà. it shows how broken you are. ó ó fi wọ̀n rẹ ṣe wó palẹ̀. and it shows how humble you are. àti bẹ́ẹ̀ ṣe jẹ́ ìrẹ̀lẹ̀ sí. keep doing that. ẹ máa ṣe léyìí. and ensure and you you see that there will be peace in your house. Ẹ rí dájú pé ẹ rí wípé àlàáfíà yóò jọba nílé yín. Number two question from the same person. Ìbéèrè kejì látọ̀dọ̀ ẹni yìí kan náà. He said in a situation that the husband likes sex ipò tó bá pé ọkọ fẹ́ràn ìbáṣepọ̀. and always demand and the wife will give him. tó dẹ̀ máa ń bèrè tí aya sì máa ń da lóhùn. and then the the husband now gets angry. iná wá bí ọkọ. that why is it that I'm the one that is always asking for sex. Wọ́n wá lórí lọ́pọ̀ èmi ni máa ń bèrè fún ìbálòpọ̀ yìí. Why are you not asking for sex? Kí ló lè tí ìwọ ṣe bèrè fún? Amen. Àmín. Praise the Lord. Ẹyin Olúwa. Anyone can ask for sex. Ẹni tó bá wù ló bèrè fún. Whether the man, whether the woman. Bóyá ọkọ ni tàbí aya. But we want our men to understand one thing. Ṣùgbọ́n abẹ́ jẹ́ àwọn ọkùnrin wa kọ́sí òye nǹkan. From this part of the world. Níbi ayé ìṣírí. We could see that our you know, some some sisters, some women could be conservative. They can't talk quickly ẹ rí pé àwọn obìnrin míì ní ilẹ̀ ní ibi tá nílé ayé tá a tí wọn nílé sọ̀rọ̀ they are not like the white people that are very free to see anything to do anything. àwọn dàbí àwọn èèyàn àwọn aláwọ̀ funfun tó yẹ kó lè sọ tó bá wọ̀n nígbàkúgbà. our culture makes our sisters our women to be conservative to be reserved. Àṣà wa ló ti mú kí àwọn obìnrin wa kọ́ máa jẹ́ níṣẹ́ pé wọ́n ní ìsọ̀rọ̀sọ̀. So we should not because of that begin to punish them and then to deal with them harshly. Torí eléyìí kò wá tọ́ka máa fìyà jẹ wọ́n. But as we are growing in the marriage you are becoming more freer with yourself. ṣẹ́tí ń you discover that all these kind of problems will disappear. but we want to stress again. that husbands do not deprive your wife of your body. Ẹ̀yin ọkọ ẹ má máa fi ara yín ju àwọn aya yín. Or deprive your wife of sexual intimacy. Àbí láti máa ní ìdálòpọ̀ bó ti sọ pé. And the same thing also applies to your wife. My prayer is that the Lord will keep our homes in the name of Jesus. Thank you very much. God that um, glory belongs to God. The first question here is um, I have been I've been with my husband for almost 16 years now without dowry. Mo ti ń gbé pẹ̀lú ọkọ mi fún bíi ọdún mẹ́rìndínlógún láì sanwó orí. Or church blessing. Tàbí ìbùkún láti jọ. I still answer my father's name. Orúkọ bàbá mi ni mo sì ń jẹ́. But the children bear his name. Ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ ń jẹ́ orúkọ ọkọ. My children always ask me why I refuse to change my name to their father's name. Because they are still too young to understand. One is eight and the other one is six. And now my father and my mother are dead. He is now ready to go and do his right ó ti wá ṣe tán báyìí ó fẹ́ ṣe ẹ̀tọ́. who is going to collect the bride price? ta ló máa gbowó orí lọ́wọ́ ẹ̀. another thing is that this is what I want to tell my husband. ohun mìíràn tí mo ti fẹ́ sọ fún ọkọ ni pé. But I want to know if I am right. Mo fẹ́ mọ̀ bóyá ó jẹ́ ẹ̀tọ́ fún mi. Can I tell him to use the money to build my parents' graveyard? Ṣé òun lè sọ fún ọkọ pé kí ó fi owó náà kọ́ sáré àwọn bàbá àti tó ti kú. It's an interesting question. Ìbéèrè tó lárinrin ni. But the issue is that those you, I mean your father and your mother. Ìyá àti bàbá yín. If they are given privilege. Wọ́n máa fún ọ ní àǹfààní. To come to life. Láti padà wá sí ayé yìí. From what they are experiencing in eternity. Láti ohun tó wọ́n ní ìrẹsì tó wà. They will blame you so much for wasting God's money. Wọ́n wọ́n gbẹ̀nà àtẹnu yín pé ẹ fi owó Ọlọ́run ṣòfò. So what you need to do is marriage, you need to correct everything that needs to be corrected. As our father said in the morning, that if you want to do correct uh, marriage correction you will see marriage committee here. bá you have to go to court. and then do court marriage. have your certificate. and then they will tell you the necessary things to do. It is important that you do that. Because God wants you to do it. The second question is this. What should a woman do? When her husband lies. About his enemies, Even after she has seen a letter from his office lẹ́yìn ìgbà tó tiẹ̀ rí ìwé tí wọ́n fún ọkọ rẹ̀ lọ́fíìsì. telling a different thing. wípé ọ̀tọ̀ ni ìmọ̀ tí ìwé sọ. should she too start hiding herself. ṣé gómìnà náà kò máa fara pamọ́ fún ọkọ rẹ̀. and lie from him. kó máa parọ́ fún ọ̀rọ̀. as it is a heartbreaking issue. nítorí pé ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tó ń dun ìyàwó lọ́kàn gidi. the issue is that àti ogún gbogbo. Even if he if he is supposed to be your net of skin. Òun gan ló yẹ kẹ́ máa fi sílẹ̀ tó bá ń sáré. Even when you are riding your wheel, she must be able to know. Tẹ bá tẹ̀fẹ́ kọ ìwé ìpín ogún yín lẹ́yìn tẹ bá lọ tán, ó yẹ kí ìyàwó yín rí bẹ́ẹ̀ ṣe kọ sílẹ̀. Because it is a very dangerous step this person is taking. Nítorí ìgbésẹ̀ tó léwu gbáà ni ọkùnrin yìí gbé. If the woman begins her own. Tí obìnrin bá bẹ̀rẹ̀ tiẹ̀ there will be a serious explosion. Which nobody will be able to control. Therefore. The woman should not begin to hide from him. Don't do that. It will result to another thing. Because by the time you begin to do that. There will be no solution. And there will be crisis. Wàhálà ti so. But be nice to remember one thing. Ṣùgbọ́n tí ọkọ náà rántí kankan. That once you are open to your wife. Pé tẹ bá ṣí ọkọ yín fún ìyàwó yín. And the love is there. Tí ìfẹ́ sì wà nínú ìgbéyàwó náà. Then she will take time for you. Obìnrin yìí á wá àsìkò fún yín. She will balance her time with the children. Òun yóò wá àkókò fún àwọn ọmọ yín. She will take needed time for herself. Á lo àsìkò láti tọ́jú ara rẹ̀. She will be able to do you good all the time. And she will understand, you will be able to understand her. And then she will understand and take appropriate steps as regards priorities. Then she will enjoy her emotional stability. She will have the joy of the Lord. Yóò ní ayọ̀ Olúwa. She will feel secure in your love. Obìnrin yìí á ní ààbò nínú ìfẹ́ yín. And you will be able to understand her feelings. Ẹ̀yin náà ẹ lè mọ èròǹgbà rẹ̀. She will live in peace. Yóò máa gbé nínú àlàáfíà àti ìfọkànbalẹ̀. All these things are there. Gbogbo nǹkan wọ̀nyí wà níbẹ̀. If you are able to go according to the word of God tẹ bá lè máa ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. The next question is this. Ìbéèrè tó kàn nìyí. This person is saying. Ẹni yìí wípé. That he has been keeping somebody. Bóun ti ní ẹnìkan. And at the end of the day. Lópin ọjọ́. They have been coming along for a long time. Àwọn méjì ti ń bára wọn dọ̀rẹ́ pọ̀. And I saw visions about her. Mo wá rí àwọn ìran kan nípa rẹ̀. And she was able to abide by it. Òun náà lè gbà pẹ̀lú mi. And uh, at the end of the day she told me that I should wait for four years. Lọ́sàn-án gbogbo wa sọ fún pé kí n dúró fún ọdún mẹ́rin. About within two years. Láti di ọdún méjì. She now told me she is engaged. Ó wá sọ fún mi pé òun ti lẹ́yìn tó ń fẹ́ fẹ́. Now what do I do? You may have to endure. The misunderstanding of friends and close associates. Àwọn àìgbọ́niyé látọ̀dọ̀ rẹ̀ àtàwọn alábàágbé yín. Be assured that if you if your vision is from the Lord. Ẹ jẹ́ kó dá mi lójú tó lọ́wọ́ pé ọ̀dọ̀ Ọlọ́run ni ìran yín ti wá. The devil will seek to discourage you. Èṣù á wá láti dáyà fò yín. And present God's promises unreliable. Ó sì wá dènà àwọn ìṣe Ọlọ́run kó má bàa wá sí ìmúṣẹ. But ṣùgbọ́n in it nínú rẹ̀ you remain constantly watching what God is doing. Kẹ́ ṣinṣin, kẹ́ máa wo ohun Ọlọ́run fẹ́ When you find out from those who God has been talking to. Tẹ bá wádìí lẹ́nu àwọn tọ́lọ́run tí ń bá sọ̀rọ̀. Every vision attracts opposition. Gbogbo ìran tọ́lọ́run bá fún yàn ló máa ń ní ìkàwé. We need to let you know this so that when you see vision on one thing or the other you are facing obstacles and all that. No. You, but you must face obstacles. Alábìsọ eléyìí fún yín, ìwé ti ṣèpè lẹ́yìn tí ẹ̀rọ bá ti rí ìran, a kò máa lọ bẹ́ẹ̀. Ẹ máa ní àwọn ìdojúkọ àtàwọn ìtakò kan. Every vision has enemies. Gbogbo ìran pátá ló ní ọ̀tá tirẹ̀. But the point is this. You need to stand by what God has said. According to Psalm thirty three verse nine. God speaks and is standing by it. When you have vision. Your vision, how are you sure your vision is from God? If you are living right. That's okay. But you cannot be a drunkard and you say you see visions. Ẹ And that's the only language they are using in the church to confuse our blessed sisters. I see visions. The Lord will help us. But the issue is that once you have that vision. You need to understand one thing. You need to pray ẹ máa gbàdúrà. fasting. ẹ ó gbàwẹ̀. will go along with it. a bá àdúrà náà lọ. But you need to exercise patience. Ẹ láti wá mú sùúrù tó pọ̀. When God has told you something. Ọlọ́run bá sọ nǹkan fún yín. He will not tell you this is the time I want you to be done. I want you to be done. Kò ní sọ fún yín pé ọjọ́ báyìí ni owó yẹlẹ̀. Ó lè máa sọ ọjọ́ náà. Your own is to be following as accordingly. Tiyín ni pé kẹ́ máa tẹ̀lé ìṣiṣẹ́ rẹ̀. And also you to understand. Ẹ̀sìn gbọ́dọ̀ mọ̀. That When you have patience with God. This other one that is saying that she is now engaged. That God may be looking at her. But God has the final say. Ọlọ́run ló sì ní àṣẹ ìkẹyìn. And that reminds me of his sister. Ilé ìlọ ara mi lọ́sí. God told the brother, this is your wine. Ọlọ́run sọ fún arákùnrin pé ìyàwó rẹ̀ nìyí. He told the sister. Ó sọ fún arábìnrin náà. You know, some people will say, if not for church, is it you that will come and propose? Àwọn ọ̀pọ̀ àní tí ń ṣe irú ìjọ, ṣé irú ẹ̀ ló yẹ kó máa tẹnu sí ni? At the end of the day. Lópin ọjọ́. She disagreed. Kò gbà pẹ̀lú ọkùnrin. God has not created the person he cannot conquer. Ọlọ́run ò tí ì dẹni tí ó lè mú. At the end of the day. Lópin ọjọ́. She travelled to her village. Ó rìn àjò lọ sí abúlé rẹ̀. You know, there is no bridge in the village. Everybody has been passing that place from one point to the other, no problem. But when it got to her son, she fell inside the water, very deep water, and she was drinking. And she was praying. Lord Jesus. Jésù Rescue me. Gbà While she was praying. She heard an audible voice from heaven. Are you now ready to marry my son? What would be the answer? The answer was yes. She dragged it to that level. When God is talking to you, stand by what God is saying. At the end of the day, you will enjoy your marriage. God bless you. Praise the Lord. Ẹ̀yin Olúwa. Um, the first question. Ìbéèrè àkọ́kọ́ is. Oh, oh, before I go to that, I want to throw light on the first uh, speaker on what you said about returning of bride price. mo fẹ́ yànnà náà ọ̀rọ̀ ẹni àkọ́kọ́ tó sọ nípa dídá owó orí padà. If bride price is returned. Bí a bá dá owó orí padà. We always ask them to give it back to the bride's father. A máa ń sọ fún wọn wípé kí wọ́n dá padà fún bàbá ìyàwó. To take it to God. Ṣé wọ́n mú sọ Ọlọ́run lọ? As first fruit offering for the wedding of their daughters. Bí ọrẹ àkóso ìgbéyàwó ọmọ wọn. Instead of giving it back to the husband parents. Rọ́pò wípé kí wọ́n fún òbí ọkọ. Now this one, can a person who is still going through foundational class go to the marriage committee. No. ẹnì ń béèrè wípé tó ṣeé ṣe fún ẹni tí ó wà ní kíláàsì ìbẹ̀rẹ̀ wípé kó lọ sí ìdánilẹ́kọ̀ọ́ ti àwọn ìgbìmọ̀ ìgbéyàwó wọn ní bẹ́ẹ̀ kọ́ o. he must first finish the conditional class ó gbọ́dọ̀ ṣe àṣekágbá ilé ẹ̀kọ́ tó ń lọ náà kó tó di pé yóò yàn. no no then go to membership class. kí ó sì lọ fún kíláàsì ti àwọn ọmọ ìjọ pẹ̀lú. he or she must belong to a group and have fellowship. ó sì gbọ́dọ̀ wà ní ìsọ̀rí kan àti ìpàdé ojúlé pẹ̀lú. that is when you are right enough to come to marriage committee for marriage. Nígbà náà lẹ́nu kọ́ àwọn ìgbìmọ̀ ìgbéyàwó lọ fún ìgbéyàwó. The second question. Ìbéèrè kejì. Is it compulsory for marriage class to be up to six months? Ṣé ó pọn dandan títí láti gbéyàwó kó tó oṣù mẹ́fà bí? The courtship period. Àkókò ìbánidọ́rẹ̀ẹ́ ìmọ̀ra ẹni. In NFN. Ní ìjọ Is six months. Oṣù mẹ́fà ni. And I don't think six months is too much. Mi ò sì lérò pé oṣù mẹ́fà ti pọ̀ jù. For you to study and understand the person you are going to live the rest of your life with kí ẹ lè mọra yín dúdúdúdú ẹni tí ẹ ó bá gbé títí di ọjọ́ ogbó yín. Classes is only for six to eight weeks. Kíláàsì ìbẹ̀rẹ̀ yóò máa wáyé bí ọjọ́ bí eh, ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́jọ. God bless the writer. Ọlọ́run ó bùkún ẹni tó kọ ìwé yìí. The next one, Calvary greeting. I pray to God fervently for a life partner. In the course of the prayer, I, uh, the Lord showed me a lady who is homely dressed, no earrings, very homely. Two days after, I was walking down the aisle, precisely at Eco Hotel. Praise the Lord. He did not go to Eco Hotel, though. He was walking through that place. And I saw the same lady I prayed about. Wọ́n ní ara àwọn gbàdúrà takuntakun. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run fi ìran hàn wọ́n tí wọ́n rí obìnrin kan tí ó jẹ́ pé kò lo yẹrí kò lo nǹkan kan. Ṣùgbọ́n nígbà tí ó kù ṣe gàdà, wọ́n wá ń rìn lọ ní ilé ìtura tí a mọ̀ sí Èkó Hotel. Wọ́n wá rí obìnrin yìí kan náà. I was shocked. Ó yà wọ́n lẹ́nu. But I was not looking so fine. Ṣùgbọ́n bí àwọn ṣe rí àwọn òdùn ní àkókò náà. Maybe he dressed he was not able he was not bold enough. bẹ́ẹ̀ni o sì ní ìgboyà láti lọ bá bẹ̀rẹ̀ to talk to her láti lè bá sọ̀rọ̀. and now ní báyìí o. he said since that day. wọ́n ní láti ọjọ́ náà lọ. I am yet to see her again. mo wá rí obìnrin náà mọ́. and this is about two years ago. ó sì ti tó ọdún bíi méjì báyìí. now ní báyìí. help me. ẹ ràn mí lọ́wọ́. Praise the Lord. Ẹ̀yin Olúwa. Praise praise the Lord. Ẹ̀yin Olúwa. I know our God is able to do all things. Mo mọ̀ pé Ọlọ́run wa ó lè ṣe ohun gbogbo. The thing I normally know about men. Ohun tí mo mọ̀ nípa àwọn ọkùnrin ni pé. Is that men are bold. Àwọn ọkùnrin máa ń nígboyà. But this one. Ṣùgbọ́n eléyìí. Maybe he has a jelly heart bóyá ọkàn wọn kò wọn ò ní ìgboyà tó. First Timothy one seven says. Ìwé Timothy kìíní orí kẹrin eh, ẹ̀jẹ̀. God has not given us the spirit of fear. Ẹ̀mí ìbẹ̀rù. So I will ask my brother. Torí náà mo ń sọ fún arákùnrin mi. To go back to God in prayer. Àwọn ó sọ Ọlọ́run lọ nínú àdúrà. And ask for forgiveness. Wọ́n béèrè fún ìdáríjì. Then tell God to show her the lady again. Ni wọ́n sì sọ fún Ọlọ́run kó fi arábìnrin náà hàn wọ́n sí. And I'm very sure. Ó sì dá mi lójú. The Lord will do that for you. Ọlọ́run yóò ṣe fún yín. In the name of Jesus. Ní orúkọ Jésù. The next question. Hmm? Béèrè tó kàn. I find it too difficult to understand. Ó ṣòro to understand this aspect of marital issues. Láti mọ bí ọ̀rọ̀ ìgbéyàwó yìí ṣe rí. The man ọkùnrin on his own leaves his wife ọkùnrin tó fi aya rẹ̀ sílẹ̀ and all efforts by the wife by the wife family even the wife the wife reporting to marriage committee they called him on phone promise to meet them on several occasions but failed. Gbogbo ògbìyànjú kí àwọn ẹbí ìyàwó àti ìyàwó pẹ̀lú kí wọ́n tiẹ̀ mú ọkùnrin padà bọ̀ wá síkò nípa àwọn ìgbìmọ̀ ìgbéyàwó náà kò sì ṣe. For over ten years now, láti bí ọdún bíi mẹ́wàá. The wife is on her own. Ìyàwó yìí dá wà. While information reaching the wife confirms that she is married to another lady with children. Nígbà tí ìròyìn tó ń ti arábìnrin náà lọ́wọ́ ń wí pé ọkùnrin yìí ti ṣe ìgbéyàwó ó sì ti bímọ pẹ̀lú ẹlòmíràn. Why the lady is just there? Obìnrin yìí sì wà bẹ́ẹ̀. What should this lady do? Kí ni kí arábìnrin kò ṣe? The lady is over forty years. Ó ti pé ọmọ ó ti lé ní ọmọ ogójì ọdún báyìí. This type of question. Irú ìbéèrè yìí. We really need to meet see the lady and láti rí arábìnrin náà after the type of marriage they did bá béèrè irúfẹ́ ìgbéyàwó tí wọ́n ṣe where is this man now can she, as I mean did she have access to him. if she knows where she can get the the man. tí wọ́n bá mọ ibi tí the woman should come to marriage committee we are ready to follow her to that man. Ṣé arábìnrin yìí kó sọ ìgbìmọ̀ ìgbéyàwó lọ? Wọ́n ṣe tán láti gbà yín lọ síbẹ̀. When you read the book of Romans, ṣe bá ka ìwé Róòmù chapter seven orí keje verses two to three ẹsẹ̀ kejì títí lè kẹta. because I know what you want us to say is that you too go and marry another man. torí mo mọ tẹ́ ẹ ká sọ wípé ẹ̀yin náà tẹ̀síwájú láti lọ fẹ́ ẹlòmíì. it is not so with God. kò rí bẹ́ẹ̀ rárá. Romans chapter seven. Ìwé Róòmù orí keje. I read verses two and three. Ẹsẹ̀ kejì àti ìkẹta. For the woman which hath an husband is bound by the law of her husband so long as she liveth. But if the husband be dead, she is loosed from the law of her husband. Nítorí obìnrin tí ó ní ọkọ, ìwọ̀n ìgbà tí ọkọ náà wà láàyè, a fi òfin dè é mọ́ ọkọ náà. Ṣùgbọ́n bí ọkọ náà bá kú, àtúnṣílẹ̀ kúrò nínú òfin ọkọ náà. So then, if while her husband liveth, she dey marry to another man, she shall be called an adulteress. Ǹjẹ́ bí ó bá ní ọkọ mìíràn nígbà tí ọkọ rẹ̀ wà láàyè, panṣágà la ó pè é. But if her husband be dead, she is free from that law. Ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú, ó bọ́ lọ́wọ́ òfin náà yóò sì jẹ́ panṣágà so that she is no adulteress though she be married to another man. Yóò sì jẹ́ panṣágà bí ó bá ní ọkọ mìíràn. And that man too that left her for another woman. Ọkùnrin yìí tó fi ilẹ̀ lọ bá obìnrin mìíràn pẹ̀lú. He too is an adulterer. Òun náà panṣágà lọ́kùnrin ni. And the end of adulterer oh. when you read your bible you see it there. Òpin panṣágà bẹ́ẹ̀ bá ka bíbélì yẹn ó rí níbẹ̀ pẹ̀lú. The last question. Ìbéèrè tó kẹ́yìn. If a couple did introduction. Bí tọkọtaya tí wọ́n bá ṣe mọ̀mí mọ̀ and court marriage tí wọ́n sì lọ sí ilé ẹjọ́ can they live together? Ṣé wọ́n ṣe é ṣe kí wọ́n máa gbé papọ̀ bí? Without doing tradition marriage. Láì ṣe ìgbéyàwó ti ẹbí. I mean the husband has not paid the Bright price. Ohun tí mò ń sọ náà ni pé ọkọ ò tí ì sanwó orí. Though a pastor has blessed them. Bí ó tilẹ̀ jẹ́ pé olùṣọ́ àgùntàn kan ti bùkún wọn. That pastor does not know anything about marriage irú ọkùnrin yìí olùṣọ́ àgùntàn náà kò mọ nǹkan kan nípa àgbéyàwó. according to what our father said this morning. gẹ́gẹ́ bí wọ́n ti bàbá wa nu olúwa sọ ní yìí. the price price is not paid. tí wọn ò bá sì san owó orí. you are a thief. olè ni ọ́ o. the sister is a stolen property. Arábìnrin yẹn ẹrù olè ni. You have to go back. Ẹ náà ti padà. And pay her bride price. Yes, san owó orí. And come back to the church. ẹ padà wá síjọ? For collection marriage. Láti ṣe àtúnṣe ìgbéyàwó. And proper blessing from pastors that God has blessed. Àti ìbùkún láti ẹnu olùjọ́ àgùntàn tí Ọlọ́run ti bùkún fún. It is well with your home in the name of Allah. Àlàáfíà ní fún ìgbéyàwó yín lórúkọ Jésù God bless you. Ọlọ́run ó bùkún yín. To sing this song from my heart. Ṣé a ti kórè nínú ọkàn wa? The steadfast love. whom oh, the Lord never agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù. These hands that are stretched forward now. Àwọn ọwọ́ tó nà sí ọkàn yìí. Father, let these hands become your battle axe in the name of Jesus. Àtẹ̀kẹ́tọ̀wọ́ èkó di àti ogun yìí ní orúkọ Jésù. The kind of blessings that these hands have never experienced before. Irú ìbùkún tí àwọn ọwọ́ wọn yóò sì ní ìrírí. In the name of Jesus, above all. Ní orúkọ tó ju gbogbo orúkọ lọ. Repossess them in the name of Jesus. Let the hands receive them in the name of Jesus. are anointing for uncommon breakthrough. Let it come upon the hands in the name of Jesus. Thank you, Heavenly Father. Now like fire and like thunder. Lay both hands on your head and shout this prayer loud and and clear. My help! Orí hear the word of God. Bọ́ọ̀rọ̀ arise and the name of Jesus. We Ní orúkọ Jésù. Ọ̀pọ̀lọpọ̀ ọba ní Kristi. Ẹ̀la ẹni ẹ̀pá ní àṣẹ. Arise and stand in the name of Jesus. In Jesus' name we pray. How fire against my head. Àwọn ọgbà tó tàbí jọ. In the name of Jesus ní orúkọ Jésù. Command the arrow to backfire. Ẹ pàṣẹ káwọn ọgbà náà dá padà. ṣeun thank you Jesus thank you Jésù ẹ ṣeun Jésù thank you Jesus ẹ ṣeun Jésù. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbà.